الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشبر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدقى فún الله سبحانه وتعالى أترى لك كاتي جفوان محمد صلى الله عليه وآله وسلم ní ìjòkó àná àti ti jẹta agbìyànjú láti ṣàlàyé fúnra wa ní ẹ̀kúnrẹ́rẹ́ insha Allah nípa rírí oṣù Ramadan a dẹ̀ ṣàlàyé nípa àwọn awuyewuye léyìí tí ó wà ní ìgboro léyìí tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n ń da àwọn kan tí ó dàrú tí ni pé ká máa lo àwọn alhisabat alfalakiya láti ma fi wo oṣù látara bẹ́ẹ̀ wọ́n ti wá predict kalẹ̀ láti ọjọ́ òun ni abẹ́rẹ̀ àwẹ̀ eléyìí ó tako ìmànà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa wasallam lórí àwọn àhàdí léyìí tí a ti kàkalẹ̀ adẹ̀tún sàlàyé wípé ìsọkúsọ ní kíyàn fẹ́ tó fákùdò rólá sí wípé ìtumẹ̀ ní wípé ẹlòmíràn ẹnìkẹfẹ́ máa tún síbi pé kíyàn lọ lo àwọn hisabat kò sí ìtumẹ̀ yẹn bẹ̀ ok àwọn riwayat sí mi ti wájọ wáyé pé fa'akimilu iddata sha'ban tàlàfí ilé ti clear rẹ̀ ó ti jẹ́ kó clear tanyanya ìtumọ̀ fákùdòrò láàrin èpè ẹgbẹ́ oṣù yẹn kó pé 30 tó wá kí bí àwọn hisabat alfalakiya na fẹ́ kama lò níwò níwò na ó dẹ̀ tún níkan nínú àwọn èèyàn tán tún lo wọ́n ni ìdí fi ń lo àwọn hisabat alfalakiya o ní wípé almashaqqatu tajlibu taysir a ní rárá ma lo kọ́ídà yẹn báyìí ibi tí Islam tó ti só mọ́ kódà ibẹ̀ gangan ni taysiru wà o náà ni wípé tẹ́ẹ̀ bá ti rí oṣù èyí tí wọ́n fẹ́ gbé wáyẹn gangan ni mashakọ̀ mọ́wùlẹ̀ gbé ìmọ̀ wà àbáwọn kan wà dùkọ́nù ní kọ́tàrù ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tí ma ń dí oṣù tí ò ní fún wa láǹfààní láti rí bí rí oṣù hmm? kí ní kẹtẹ́ ṣe ẹ̀ka oṣù yín kó pé 30 tó bá ti di ọjọ́ tí ó tẹ̀lé ẹ àwẹ̀ ìjọ ní wà nìyẹn so àdíìsì méjì tí ó tún ànúbò lógún mọ̀rọ̀mù náà ni tó tún kù bọ́t aka bọ́ sí next masala inshallah onáà ni àdíìsì ibn Umar radiyallahu anhu tó ní تراءى الناس الهلال فأخبره النبي صلى الله عليه وسلم أني رأيته فصام وأمر الناس بصيامه رواه أبو داود وصححه الحاكم وابن حبان إلينا ìtumọ̀ àwọn àdíta sọ̀tẹ́lẹ̀ náà ni so ẹ ká lọ sí next one nam àdís tó kàn ẹ̀dá kẹjẹ ká gbọ́dàdà wọn ni wọ́n ni àwọn hafsata umil mukminin radiyallahu anha annan nabiya sallallahu alaihi wasallama qala man lam yubayyit as-siyama qabla al-fajr فلا صيام له رواه الخمسة ومال الترمذي والنسائي إلى ترجيح وقفه وصحاه مرفوعا ابن خزيمة وابن حبان إليه تكتي ابن حجر رحمه الله تموالين بلوغ المرام وإن لا تدعو أحفصه إياه وحفصه أم المؤمنين إياه وولبابو دودو إيكي النبي صلى الله عليه وسلم سويبه ẹnikẹ́ni tí ò bá ní àníyàn àwẹ̀ kalẹ̀ kó tó di táìmù alfajari irú ẹni bẹ́ẹ̀ ń kọ́ òkò láwẹ̀ imamu dáàrù kútú nígbà táwọn gbáwa wọ́n ni la siyama liman lam yufriduhu minal layl kò sí àwẹ̀ fún ẹni tí ò bá ṣe mas'ala kan wà tí ummahat táwọn obìnrin tí wọ́n béèrè masala ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fídíà inṣáàlá ọwọ́ gbẹ̀yìn a mójútó masala yẹn inṣáàlá so pé àwọn tí ó bá lè gbàwẹ̀ kí ni ọ̀rọ̀ tó wà ń bẹ níbi ọ̀rọ̀ obìnrin tí ó bá lè gbàwẹ̀ inṣáàlá bóyá wọ́n fọmọ lọ́mú ni bóyá wọ́n fọmọ lóúnjẹ ni kí ná tún gbé bóyá wọ́n lóyún ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ inṣáàlá ṣàlàyé so hadith àkàyí àkọ́kọ́ ni pé hadith yẹn kọ́ hadith yẹn hadith tó so hadith yẹn ní ìdájọ́ rẹ̀ clear ó ní pé èyàn tí ò bá ti ní àníyàn àwẹ̀ lálẹ́ kó tó di ijọ́ kejì Ramadan onítọ̀hún ò ní ní ládáwẹ̀ dẹ́lẹ́bẹ̀ náà ni hadith yawa Aisha radiyallahu anha tani dakhala alayya nabi sallallahu alaihi wasallam dhata yawmin faqala hal indakum ثم أتانا يوما آخر فقلنا أهدي لنا حيث فقال أرينيه فلقد أصبحت صائما فأكلا so hadith eléyìí tó kàn ó ní pé ya wa Aisha radiyallahu anha woni pé annabi sallallahu alaihi wa alihi wasallam wọ́n wọlé tọ̀ àwọn níjọ́ kan wọ́n wọlé wá bá àwọn níjọ́ kan na wọ́n bèèrè pé àhálẹ̀ indakum shay'un ǹjẹ́ kankan bẹ lọ́dọ̀ yín ai ṣé oúnjẹ kankan wà ní ọwọ́ yín kulna la a ní rárá o kò sí oúnjẹ kankan ní ilé so anẹ́gbà ní fa inni idhan sa'imun tọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ o àṣekí mo ń gba àwẹ̀ nìyẹn thumma atana yawman akhar lẹ́yìn gbà yẹn annabi sallallahu alaihi wasallam wá ọjọ́ míì àwọn nítọ̀ fàkúlnà àwọn sọfà nàbí pé ó di yàlànà haisun wọ́n ti fún wa ní hais wọ́n ní hais yẹn kí náà ń pè bẹ́ tọ́ámún yusna mina tamri wal'akutu wa saman tó eh, hlatu wa tó rìjàn oúnjẹ kan tá máa ń ṣe látara labidun ni àti látara bí ọ̀rá tí wọ́n dẹ̀ máa ń ṣe kíni tí wọ́n máa ń rú so ọ̀nà ń pè ní haisun so anẹ́gbà ní àrí ní ẹmọwá ai ẹmọwá ẹ jẹ́ kí n wo ẹ jẹ́ kí n jẹ mi ti jẹun tẹ́lẹ̀ náà so anẹ́gbà jẹ ma yu'khad min al-hadith kí ni kẹta rẹ̀ hadithi hadithi àkọ́kọ́ àti eléyìí alimúmbẹ̀ hadithi àkọ́kọ́ yẹn afwan yadullu ala anna siyama la budda lahu min niyyatin kama ja'a fil bukhari wa muslim agbúdọ̀ mọ̀ wípé àwẹ̀ Ramadan ta ń gbà yìí agbúdọ̀ láníyàn fún ni innamal a'malu binniyat àwọn iṣẹ́ ta bá ń ṣe nínú ìjọsìn pẹ̀lú àníyàn ni gẹ́gẹ́ bá sì àdíjì tó wá ń bẹnu Sahih Bukhari eléyìí àpanupọ̀ àwọn onímímọ̀ wà lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n ni wọ́n níyà mahallu halkol famin khatọrọ bí bá lè annahu sọ imun gọdan fakọdínáwà ẹ jẹ́ ká mọ̀ wípé àníyàn inú ọkàlà níyà wà kódà ni sheik muhammad bin abdullahab sí sọ níbi ṣurutu sọlá wọn wọ́n ni wọ́n níyà tú mahallu ha alkolbu wà bí ha bida'atun àníyàn tẹ́ ń wo ààyè rẹ̀ inú ọkàn ni ká má wí jáde lẹ́nu bídíà ni ló jẹ́ kí nínú ẹ̀sìn kò tọ́ kí ẹmọ ní nàwáìtù kí níkẹ̀kìnẹ̀kan ẹ̀sẹ̀ bá níyàn ló ṣe mo fẹ́ wẹ̀wẹ̀ ọ̀rẹ́yàn mo wá ní nàwáìtù mo fẹ́ sàlùwàlá mo ní nàwáìtù mo fẹ́ kírun mo ní Islam ó lè rí hadithi kan àbí àyà kan tó gbówá wọ́n ní pé so ní ìsinmi ọ̀la làwẹ́ bẹ̀rẹ̀ àbọ́là ni a ti wà nú àwẹ̀ ó wá dalé ní ẹ̀kẹ́ kẹsẹ̀ kó lẹ́sọ̀ àmọ́ pẹ́ na wáìtù fagdọ̀ ziyama kìnnì kan lillahi ta'ala kò sí tán pèbẹ̀ wò wọ́n ni wọ́n yakfil aklu wa sharubu bi niyyati sawm fala yasihu siyam bi niyyati minan nahar so kò wá tọ́ kò lálàáfíà àwẹ̀ ọ̀rẹ́yàn kò wá lò fẹ́ láníyàn rẹ̀ lọ́sàn àwẹ̀ kí ni yìí correct ẹlẹ́kẹta tẹlẹmú ni pé fala siyamala نفي للوجود الشرعي نفي yẹn ẹniyàn láwẹ̀ nù àìlẹ́nu ṣẹ̀ríà lóòtọ́ lẹ́niyàn gbáwẹ̀ hakikatan àmá ṣar'an ẹniyàn ní àwẹ̀ fa inna siyama labudda an yashmala an-nahar kullahu wa man lam yanwi illa ba'da al-fajr fa inna jaza'an fa inna fa inna juz'an min yawmin lam yanwi èyàn tí ò bá ní àwẹ̀ tí ò bá ní àníyàn o fẹ́ni ò ní àníyàn jùzù kan yẹn so àwẹ̀ ti lọ náà nìyẹn nínú ẹni pé anna tabiita niyya bi an takuna fil layl huwa khasun kan tá ń ṣàlàyé yìí fún àwọn àwẹ̀ ọ̀ranyàn ń ní ìyẹn gbọdọ̀ ní àníyàn rẹ̀ before àárọ̀ kátó di alfajari eleka ni pé a mọ̀ sọ́mù tàtọ́wọ̀ fàyẹ̀sẹ̀ ìhòbìníyà ti nahar kama fil hadith ẹwà awe àwẹ̀ tàtọ́wọ̀ àwẹ̀ náfílà ó tọ́ kenya ni àníyàn losan àwẹ̀ bóyá awe monday ati thursday ni ìwà jẹun ni ìjẹun tele o wá di owo 12 ogbo ti wọ 2 ti wọ 4 lọ wọ́n ẹ̀sẹ̀ agbóúnjẹ wá mo lè ní wo jẹ́ ìfẹ́ kan sọ́dáwẹ̀ nínú ẹ̀sìn Islam ó tọ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ àwẹ̀ náfílà àmọ́ tó bá jẹ́ àwẹ̀ ọ̀ranyàn àdífì yẹn ti jẹ́ ó kílẹ̀ wípé ẹni ò láwẹ̀ wọ́n ni fa'innahu la yajibu tabiitu niyyati siyam min al-layl wa innama yakfi bi niyyati zawal qala fi sharh lè hadithi Aisha hadithi ìyàwó Aisha ìkan yẹn òun ló jẹ́ kó clear sí wa wípé ó tọ́ kíyàn ní àníyàn ní ọ̀sán àwẹ̀ tó bá jẹ́ àwẹ̀ náfílà ẹlẹ́ẹ̀kẹfà nínú talimú nínú hadithi yẹn ni wípé annahu yuhkam bis-sawmi shar'i al-muthabu alayhi min waqti an-niyya li'anna ma ibi àwọn afẹ́mi gbà pé ibi tí yóò ti ní ládá tó ní ládá gbà tí àníyàn rẹ bá bẹ̀rẹ̀ ní títí tí ó fi parí ìdí ní pé tó wá before yẹn kọ́ o ní àníyàn rẹ̀ o sì lè ní ládá rẹ̀ lakin yushtaratu alla yakuna ata bi mufattirin ba'da al-fajr àmọ́ tún ní májẹ̀mú kan náà májẹ̀mú ní pé o tí gbọ́dọ̀ kẹsí kó tí wá jẹ o ti mú nǹkan kan nínú o mẹ́kànlá ní èyàn jí láàrọ̀ báyìí kò láníyàn lálẹ́ àní kó fẹ́ gbáwẹ̀ ọ̀rẹ́ yàn bóyá wẹ̀ Ramadan ni àbáwẹ̀ ìjẹ́jẹ́ àwẹ̀ náfíkù àbáwẹ̀ kọ̀dọ́wù ni àwẹ̀ tó ti jẹ́ ìpáwẹ̀ ọ̀rẹ́ yàn láwẹ́rẹ́ àbáwẹ̀ ma bọ̀ tó bá dọ̀sán tó bá padà gbàwẹ̀ yóò kàn ní ládá júzì tó gbà فإن أتى بمفتر فلا يجزئه الصوم بلا خلاف بين أهل العلم àkọ́kọ́ yẹn khilaf wà lọ́dọ̀ àwọn àfá ìpèsè ni ó tẹ̀ ní ládára àbí òní ládá eléyìn tí ẹ̀ tó bá ti already jẹun kò ní ládára mọ́ yajuzu tabitu niyyati sawmi wajiban aw tatawwu'an min ayyi juz'in min al-layl walau ata ba'da niyyati bi munafin li sawm ma dama anna al-fajr lam yattali' mas'ala mi ni wípé anytime tó bá wùyàn lálẹ́ lèyẹn ní lèyẹn láàrin kò wá mean ẹlẹ́mí lè wá ní pé ok mo wá láàrin ẹni sí báyìí bí 8 o'clock ní pé ma gbáwẹ̀ lọ́la sí tó bá di after 8 o'clock tí ma tún àjẹun kọ́ àbí mo súnmọ́ yàwó àbí kí mo mú mi kí ló tukù àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí ma bá wẹ̀ jẹ́ ṣe kò tí wá bà ní ẹ̀ tí mo ní ẹ̀jẹ́ kò bá jẹ́ because bóò ló sì wá ṣe pẹ̀lú sàhó orí báyìí àbí almuhim ni mo ń gbàwẹ̀ lọ́la náà láàrín fámílì sàlàyé pé tó bá ti ní khilafu wà ń bẹ́ o àbí tó lálàáfíà ní pé ìjọ tó Ramadan bẹ̀rẹ̀ tó bá ti láníyàn pé mo fẹ́ gbàgbó 30 days ó ti tán kò ní di tajdid àfáà ń gbà pé tajdid gbọdọ̀ máa wà ó ma jàdádà rẹ̀ gbogbo alalẹ́ alalẹ́ àmì tó lálàáfíà ní pé nígbàtí mo bẹ̀rẹ̀ Ramadan láti bẹ̀rẹ̀ mo lá ní àkẹ́ gbogbo oṣù yìí ń gbàrà náà ni níyà àti tó àádìí níyà tẹ́kì to aadii náà wani wa yajibu ta'yilu niyyati lima yasumuhu min Ramadan aw min qada'ihi aw nadrihi aw kaffara li hadith innama al-a'malu bin niyyat li'anna an-niyyata tamyizu al-ibadati ba'daha an ba'd fa at-ta'yin fi nafsihi

استهب له إتمامه لأن تكميل العبادة هو المطلوب ولم يجب عليه إتمام لحديث عائشة ولكن يكره قطعه بلا عذر لما فيه من تفويت الأجر وإن أفسده فلا قضاء عليه وكذا لا تلزم الصدقة ولا الكراء ولا الأذكار بالشروع فيها عند الأئمة الأربعة وإذا قطع العبادة النافلة فهل يثاب على جزء الذي قطعه في خلاف رجح الشيخ تكي الدين أنه يثاب على ما فعله ní tẹ́ sọ fún ẹbí náà ní wípé àwọ̀ tó bá jẹ́ àwẹ̀ náfílà mọ̀kúrúhù ní kíyàn gé èyàn ń gbáwẹ̀ náfílà lọ ó wá dọ̀sán èyàn wá já mọ̀kúrúhù ní kò yẹ kó já kìkí ń ṣe haram naam wọ́n ní pé àmọ́ ṣé ẹni yóò wá ní ládá díẹ̀ tó gbà yẹn àbí ò ní ládá wọ́n ní khilafun bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfà èyí tí Sheikhul Islam Ibn Taymiyyah táwọn ọ̀rọ̀ jáhà ní wípé díẹ̀ tó fi ṣe wọ́n o yóò gbà ládá bó yóò gbà di 2 o'clock ní bí ó ṣe kí ní o yóò gbà ládá rẹ̀ náà ẹ̀hẹ́ kọ̀díyà kan wà bí mas'ala kan wà bí ibi yàdífì yàwó Aisha wọ́n ni inni sọ ìmọ̀ àmì wà fẹ́ ṣe hamlu rẹ̀ lórí alhakikotul lugawiyya oye báyìí àbí bọ́ ní pé ara a lè ṣe hamlu rẹ̀ bẹ́ẹ̀ anẹ́bí nǹkan níbi bí nǹkan yatakallam bil lafzi shar'i bil khitabi shar'i al haqiqatu shar'iyya rẹ̀ lágbèlé lórí inni idhan sa'imun ìtumẹ̀ ni wípé tọ́ asíké mo ti ń gbáwẹ̀ lọ nítorí àwọn olómi fẹ́ ẹnu dúró nìyẹn

àṣípẹ́ tọ̀ kò só ń jẹ àbí tọ̀ àṣípẹ́ ìjẹun náà nù bó ti di ẹlù mímúnù òun kò ní ìtumọ̀ bẹ́ẹ̀ lóòtọ́ nínú lọ́rọ̀ àmá ní rárá inì ìdán sọ ìmọ̀ kí ni hujja hujja ni pé the same adi anẹ́lù wa ń jọ mi wọ́n ní kí náà gbé oúnjẹ wá wà báyìí kí náà nẹ́bí sọ laqad kuntu sa'iman mo ti ń ṣe kí ni o mo ń gbàwẹ̀ tẹ́lẹ̀ ẹ́ ó ní kí náà gbé fakọ́dẹ̀ afọ́n fakọ́dẹ̀ afọ́lákọ́dẹ̀ asbáàtó sa'iman mo ń gbààwẹ̀ tẹ́lẹ̀ Ànábì wá ṣe kí ni o fa akala Ànábì wá jẹun so um, another thing tàlé mú bí ní wípé ilé ọ̀rọ̀ kéwì ni wọ́n ni next ni pé ala sa'imin nafli mura'atul maslahati fi imda'i sawmihi aw fitrihi fa in haqqaqa fitrahu maslahatan aftara kama aftara sallallahu alaihi wasallam lamma wujida min al-akli ما يعينه على طاعة الله تعالى وإن لم يوجد مصلحة فالأفضل إتمام صومه wọ́n ní ìntẹ́fẹ́ sọ fún ẹbí ní pé èwo ló dájú tí ó dá kí ẹ̀kàn dédé jáwẹ̀ ka àwẹ̀ náà fìlà ní wọ́n ní tí maslaha bá wà bẹ́ èyí tí fi ń dájú àbí mo fẹ́ ṣe báṣù mo fẹ́ dìnàjú òtíra eléyìí ìmọ̀ ń gba ẹ̀jẹ̀ lára ẹ̀ ìmọ̀ ń gba ẹ̀yìn olò láàká ìso ìwédẹ̀ gbogbo àwọn glucose àtàwọn glycogen tó lọ nínú ara rẹ̀ gbogbo ìtẹ́yẹn ni ó gbàtẹ̀yẹn so irúgbẹ̀ yẹn kọ́ o lè jáwẹ̀ o ti ka 20 pages ó ní mọ́sálà kẹtọ́ ṣe báṣù lórí ẹ̀ ó ka gbé dàtẹ̀ mẹ́rin ó fàábalẹ̀ jẹun because ó fẹ́ ṣe tọ́wà ní àbí eh, àbí <clears throat> ó ti pá èní o mo fẹ́ ka gbogbo kòránì tán ó láàfà tó kọmọ parí kòránì kan lọ́jọ́ kan bẹ́ẹ̀ni kòránì ó parí lọ́jọ́ kan àwọn fi àlùbáríkà sí àsìkò wọn àbí ọlọ́bà kó forí jẹ́wà ẹ̀ṣẹ̀ wa ni ò jẹ́ ká àlùbáríkà wà mìtà mọ̀lá ẹ̀ṣẹ̀ wa ò ní dí àlùbáríkà kó mìtà mọ̀ wa wà ílá táìmù táà náà lọ́la náà lọ́nà àmàlùbáríkà kúnnù táìmù ti wọn ó kún kẹ́kẹ́ tó jí pé nǹkan ọ̀rọ̀ ọ̀rùn táìmù ti wọn tó bó ṣe ọ̀rùn táìmù ti wà yìí tó ti bẹ́ẹ̀ àlùbáríkà àtọ̀dọ̀ ọlọ́ọ̀bà ni so almuhim ni pé tí ẹ̀bà gbé mọ́ṣílá wà ń ni o kí n rọra jáwẹ̀ náà <clears throat> gẹ́gẹ́ bí ànẹ́bì ni a ṣùgbà pé ànẹ́bì ò ní ṣe nǹkan o àkójẹ́ ni wà ń bẹ̀ mọ́ṣílá wà ń bẹ̀ ó yà bí òyìn alhamdulillah náà نعم أجيكا هو خلاف جنبي وني اختلف العلماء هل يكفي لصوم رمضان نية واحدة أو أول لا أو لا بد لكل يوم لكل صوم يوم من نية خاصة مستقلة أتكايلي مستقلة لنا أمريكا كدين بي wọ́n ní àwọn àfáà ṣe ìyapa ẹnu lórí pé ǹjẹ́ èyàn tó bá fẹ́ gba àwẹ̀ ǹjẹ́ àníyàn kan ti tó fún tó bá ti láníyàn níjọ́ day 1 só tó mú fún 30 days àbógudọ̀ máa tún àníyàn ní ní gbogbo alalẹ́ alalẹ́ alalẹ́ alalẹ́ wọ́n ní fadhahaba al-malikiyya ila annahu yujzi'u sawmu shahri ramadan bi niyyatin wahidatin takunu fi awwal ash-shahr wa kadha fi siyamin mutatabi' mithlu kaffarati jima'i fi ramadan wọ́n ní ó ti tó àníyàn ọjọ́ kan fẹ́ni tí bá ń gba àwẹ̀ ọ̀rẹ́yàn fẹ́ni tí bá ń ṣe kí o tó bá ń gba àwẹ̀ afwan àwẹ̀ tó bá tẹ̀lera wọn àwẹ̀ tó bá ń tẹ̀lera wọn gẹ́gẹ́ bí àwẹ̀ Ramadan àbí kàfàrọ̀ kàfàrọ̀ kí ni jìmá èyàn tó súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn àwẹ̀ ẹ̀fí yóò so wọ́n ní kàfàrà yínkọ́ o tí ó bá gba ẹ̀fí yóò sàn ṣàhàrọ̀ ní mùtàtàbíyẹ́ni oṣù méjì tó tẹ̀lera wọn gbáko tó bá 2 minutes 3 minutes 60 days kò lé dín fifty eight days because tó bá jẹ́ 29 tó bá ń sọ̀rọ̀ ìtọ́lọ́ oṣù ìdákùnjẹ́ jẹ́ 29 o oṣù tó tẹ̀lé náà kó jẹ́ 29 how many days nù 58 nù àbí so yíma kó jẹ́ 58 59 àbí 60 days ló fi gbára tó bá lè súnmọ́ yàwó rẹ̀ nínú kí ni yóò nínú àwẹ̀ masalawa tó bá gbàgbé ńkọ́ àmbọ̀ abẹ́ inshallah so wọ́n ní ìwé oh, ọ̀kùtàmà naam wọ́n ní àwọn malikiya àwọn tàà lórí mazhabi ma malik rahimahullah àwọn ní rárá o tó bá ti ní àníyàn kan ó ti tó pàápàá jùlọ àwọn àwẹ̀ tó bá tẹ̀lera wọn a ah, tún mọ̀ tí bá yẹ̀ mí bàwẹ̀ lọ́n tèmínú àníyàn kan náà ti tó wà kàfàárọ̀ tó kọtìlín wà zihar kàfàárọ̀ kọtìlù pípàyàn àti zihar ẹ̀kẹ́rẹ́ jìnà sha'raini mutatabi'aini min qabli an yatamasa kato le faro fokara kafaro zihabu ni kafaro kotulu na alkotulu bil khata'i sharaine mutatabi'ain àníyàn kan náà ti tó fún wọn ni ma lam yaqta'uhu bi safarin aw maradin lópin gbà tí ó bá ti gé ìrìn àjò ẹbí tẹ́ bá ṣe ìrìn àjò èyí tó fi lọ́lá jù pé tí ní àjò bá lè má gbàwẹ̀ tí ò bá lè gbàwẹ̀ àmọ́ tó bá ti kọ́tí ẹ̀ àbóórẹ̀ ọ́ o ti kọ́tí ẹ̀ báyìí o ti lè sàárẹ̀ láàrin o ti kọ́tí ẹ̀ aw yakunu ala halatin yajuzu lahu al-fitr àbó wà ní ìṣẹ́sí kan tó ó yẹ ó tọ́ kó sínú pé wà ó wà kọ̀ntínú àníyàn rẹ̀ wa huwa riwayatun anil imam ahmad ilé ní nǹkan imam ahmad náà gbáwa ikhtaraha min ashabihi jama'a minhum abul wafai ibn akil wọ́n ni àwọn gbàgbé tó bá ti kọ́ tí ẹ o ó wà ó tuntun àníyàn mú àtọwà ti bẹ̀rẹ̀ padà ó wà kọ̀ntínú ó yà bí òye náà wastadalu ala dhalika bima fi sahihayn هذا يكفي توبة قوتي الآن نعم وهذا قد نوى جميع أشياء رمضان بمنزلة عبادة واحدة وني فذهب الجمهور أما أقبرنا وفعل سبيك إلى أن كل يوم عبادة مستقلة بذاتها يحتاج إلى نية خاصة بها أعني بقبوجه ìbádà tó dádúró ni ìbádà tó ṣe kíni tó dádúró ni ó yẹ kó wá mọ́ ní àníyàn fún gbogbo ọjọ́ náà ni wa tadhharu an-natija fima law nama mukallafun fi ramadan aw sama kaffaro aw siyami kaffaro wa dhalika qabla qawl al-awwal yasihu wọ́n ní ẹsẹ pé ní ìsinmi èyí tí bá ń gbà ọ̀rọ̀ Ramadan àbí ń san kàfàrọ̀ dìhar àríbẹ̀bẹ̀ lọ ó wá sùn láti gòròbù ẹ́ láti kọ́blà gòròbù kó mú bóyá magribi kù díẹ̀ ló sùn ẹrù kọba magribi kù díẹ̀ ló sí kíni ó sùn orin wá lágbára after subi ọjọ́ kìí ló tó jí <laughs> kò tí ẹ̀gẹ́ sàhóòrùn gan after alfajari alfajiru sadiq wọ́n kí wọ́n alfajari tẹ́bẹ̀ ọ̀sẹ̀ kí ni ó fò dìde ni lórí mọ́kì fàlá ọkọ̀ ó láwẹ̀ àbí oláwẹ̀ oláwẹ̀ tọ́ lórí mọ́kì fẹ́lẹ̀ kejì oláwẹ̀ àbí oláwẹ̀ kò láwẹ̀ wọ́n ni àkọ́kọ́ ló correct oláwẹ̀ ó ṣe because ó ti ní àníyàn pé òun ó gba gbogbo Ramadan ó yí báyìí àbí so àdí ìtàlẹ̀ lónà ni naam so now mas'ala mi tún wà bí wọ́n wàhtàlàfù hal ta'yinu niyyati as-sawm wajib am yakfi niyyatu as-sawm al-mutlaq so ní pé ṣé kíyàn ṣe ta'yinu niyya as-sawm gangan ṣe dandan ni àbí kíyàn niyya as-sawm mutlaq فذهب الجمهور ومنه الأئمة الثلاثة مالك وشافعي وأحمد إلى وجوب تعيين النية لما يصوم له من أداء رمضان أو قضائه ومن النذر والكفار والتطوع فإن لم يعين النية لم يصح صومه لحديث إنما الأعمال بالنيات والنية شرعت لتمييز العادة من العبادة وتمييز العبادات بعضها عن بعض قال الشيخ تكي الدين وتحقيق المسألة أن النية تتبع العلم فإذا علم أن غدا من رمضان فلا بد من التعيين وإن كان لا يعلم أن غدا من رمضان فلا يجب عليه التعيين انت مسابين ni pé ṣé mo eyan lè ní aniyatul mutlaqa mo ṣe wáyé mo kislani pé ìjọ́ tí Ramadan bá ti bẹ̀rẹ̀ o muslaniyan mutlaqon ìjọ́ tí Ramadan bá ti bẹ̀rẹ̀ èmi àti laniyan mo ti bẹ̀rẹ̀ Ramadan ó yé bayin àbí kí fún kan do so èyí tó jẹ́ mọ̀kọ́yádà lè tó ẹ̀ká ní àbí mọ̀áyánà o ní pé ṣe ni Ramadan ọ̀la Ramadan bẹ̀rẹ̀ àbí ní ti wá ní àníyàn láti gbé tọ́ ọ̀la Ramadan bẹ̀rẹ̀ o mo ti láàníyàn kí mo fẹ́ gbé àwẹ̀ 30 ní ẹlẹ́ẹ̀kejì ló correct àkọ́kọ́ correct because innamal a'malu binniyat and then afẹ́ níyà ó túnmọ̀ sí tẹ̀míyìzù ìbàdà àti bá dí àmì Ramadan orí sí àìkí tó bá jẹ́ bẹ̀ ní mo lè láníyàn gbogbo àti ìgbà láyé báyìí náà ni ìtọ̀ mo ti láníyàn gbogbo àti ìgbà láyé mo ti láníyàn báyìí so <laughs> wọ́n bá yà rí àhà wọ́n ni so ló jẹ́ pé ẹmọ̀ wo wọ́n ni pé because àníyàn tó wá ní nǹkan o tẹ́tìbà al-ilm àníyàn tó tẹ́tìbà al-ilm àníyàn máa ń tẹ̀lé mọ̀ ni in tó tí ní mọ̀ ń parẹ̀ o lè láníyàn rẹ̀ náà gbà tó bá ti wá ríká ah, ọ̀la òkè wọ́n ti káfí ń gọ́ tí tó bá ti ń ilẹ̀ pọ́lá ní Ramadan àtàlé ní ó ti wá láyé pé tọ́ Ramadan o àwẹ̀ ń ṣe kí ni o ń bẹ̀rẹ̀ ní ọ̀la náà so ẹmẹ́jẹ̀ káwulẹ̀ kàwọn nǹkan yóò tó wá ń bẹ̀rẹ̀ ma the next tó kù ni pé ọ̀rọ̀ عن سعد بن سعد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما عجلوا الفطر متفق عليه وللترمذي من حديث أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله قال الله عز وجل أحب عبادي إلي أعجلهم فطرًا

a lè hmm? imam tirmidhi nìkan da ló gbà àdíkì wá nínú àwọn ashabul kutubi sita a gẹ́gẹ́ bí imam eh, sheikh ahmad shakir gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé kí ni àwọn nǹkan tá lè mú ìtumọ̀ àdíkì yẹn náà ni wípé àwọn èèyàn oníyẹ̀wò nígbò lẹ́ni tí o mọ̀ wà nínú dáadáa lókùn ìgbà tí wọ́n bá ń tètè jẹ sàárì tán bá ń yára jẹ ìsinu tí ìta ń pè ní al-iftar wọ́n ni nínú katale mú nínú àdísì ni pé istihbabu ta'jilil fitr wa qad ittafaqa al-ulama ala istihbabi ta'jilil fitr a idha tahaqqaqa ghurubu shams bi ru'ya aw bi khabari thiqatin aw ghalaba ala dhannihi al-ghurub wọ́n ni alimu nínú àdísì ń kọ́ wípé ni in tó kéèyàn tètè máa jẹ ìṣínú lókìngbà téèyàn bá ti màlámà dájú pé òun ti wọ̀ á gbé pẹ̀lú rírí ojú ni àbí pẹ̀lú kọbáwù síkọ̀ èyàn tó wà tọ́kọ́ sọ ìdíwárò àtọ́ òun ti wọ́ ó àbó gọ́lábà lórí zọ́nù bẹ́ẹ̀ ni gọ́lábà tó zọ́nù yí máa lò á tọ́ pẹ̀lú báwọn ṣe wòó yí o ibi tá ti wó sì wó mi tó yẹ ti wó in tó clear ni pé òun ti wọ̀ tóhun bá padà wá jáde nǹkan kò sí tó sí àwẹ̀wà ìdí ní gbóṣẹ̀ láyé àwọn sàábì tí ṣe pé wọ́n wo ohun wọ́n pa ohun ti wọ̀ kí sì náà pẹ̀lú pọ́hun wọ̀ tó bá ti rí kí ní ohun yẹn mọ́ ẹ́ dískì yẹn kí ní kírísùn tó bá ti rí mọ́ ohun ti wọ̀ ní pé wọ́n jẹun wórùn padà kò sí tó sáwẹ̀ wọn ẹ́ tọ́ ọlọ́run ya fún yà ló ń jẹjẹ nù ká ní pé ẹ̀yìn tọ́ ẹwà lọ rí bẹ́ òun kàn lọ wọ̀ bẹ́ bí 5 o'clock ni ó ti dùn pé ah mashallah note kéèké bẹ́ òjò lọ sú o ẹ̀hẹ́ àbí ìwọ wà nulé ó wáyọ látojú wíńdò rẹ a ní èmi òróhun o gọ́lábá tó zọ́nù wọ́n ti ní alìlúgọ́lá tó zọ́nù èmi òróhun tèmi so ẹ̀dàkùn ẹ̀bà gbóúnjẹ wá kí ni wàhálà rẹ̀ àdínú yusuf ẹ̀sìn ìzì gan wọ́n ti ń tàbá ti rọrùn rùn ẹ́ ọ sì wà bọ́mọ́yà ó jẹun àfá ó kàn jẹun ó jẹun rọ̀ lẹ́nu ó sínú yẹn náà ń pè ní oúnjẹ so now táwọn ilé ìbò ń pè ní brunch dinner so one pè dinner so kẹ̀ jẹ́ dinner ni now wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ni pé anna ta'jil al-fitr dalilun ala baqa'il khair inda man ajjalahu wa zawalul khair amman akharahu ṣe rí kí ẹmọ tètè sínú ohun tọ́ka lórí pé dáadáa sì sẹ́kù lára èyí tí máa ń ṣe bẹ́ẹ̀ ni ẹ̀ ìwà máa lọ lára kó mọ́ dóde ìrún orí fóònù ohun tọ́ka lórí pé abúrú sẹ́kù lára ẹni ṣe rí kí ní kàtà ní láti bọ̀ Sheikh rahimahullah wọ́n ní àwọn tó àwọn owó lówó yẹ bí ẹni bí masala wọ́n dẹ̀ sàlàyé ọ̀rẹ́ Ibn Taymiyyah lálàyé lórí ẹ̀ wọ́n ṣàlàyé nípa ìyà àbòsí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn radio station wọ́n ṣe ń gbà adẹ̀rí wọ́n sì ṣe dìsìn náà ẹwọ́n tó wọ́n ṣe ní nínú ẹ̀sìn ó yẹ ká lọ sàárì lára ní káyára jẹ ìṣínú òun ti wọ̀ báyìí ẹwọ́n ah, tí ò bá rí káwọn yẹn ti jẹun wà lẹ́kùn ìṣẹ́gúṣe ló ń ṣe wọn ó yé báyìí àbí ẹmọ́ tó wá ṣe ni súnnà ni kátẹ̀tẹ̀ sínú àbí wọ́n wá wọ́n wá pẹ̀kún kíní kalẹ̀ ní bí al-ihtiyat wal-ihtiraz wọ́n wá bubi 10-15 minutes kún wọ́n òun ti wọ́ wọ́n ni ẹ̀tọ̀ kálẹ̀bà ṣọ́ dáadáa wọ́n wá 10-15 minutes kún wọ́n ẹ̀sọ̀ wá pẹ̀lú ó lè lòun pípé orí rédíò ọgbọ́mifá ó lè lòun pípé orí rédíò oòrùn ló ń bẹ̀rún ó ti wọ̀ má jẹun lọ́njẹ̀ náà ṣọ́lọ́ ó yà bí òyí mo tún wá sábòsí fún ibi sáwọ́ súnà ni ká lọ́ra má jẹ sàúrùn tírì náà ẹ ló ń jẹ sàúrùn tù sí 12 bẹ́ẹ̀ ni Ah, so ìsínú ló ń jẹ́ ni ṣe orí tẹ́mù tó ń sọ ìgbàlẹ̀ lórí ma ń tún jí yóò tún sínú sí <laughs> ah yóò tún sínú sí yóò wá sùn padà yẹ́sà ajẹsà ẹ̀hẹ́ ajẹsà hù ẹ̀yẹn tó wá ṣe ni gbogbo ẹ̀ wàláhì láti ma gẹ́ àrìnkún níbi súnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ẹmọ́ tí mọ́ ń dùn mí ni wọ́n àmọ́ kó sáà bẹ́ àwọn kọ̀wáìdù ṣẹ̀ríyà tí

ṣe hisabu tí wọ́n calculate ojú kan ló fi ń to tó fi calculate imú ló fi ń wo fẹ̀kẹ́ condemn ojú kan me. wà ní ẹ gbàtà tí wá rí hisabu hisabu yẹ gangan ni màṣákọ̀ wà a ah, hisabu yẹ ló ní màṣákọ̀ náà òun gangan ni màṣákọ̀ wà ẹ́yìn yóò tún pẹ́ tẹ̀ tún máa sí tẹ́tẹ́ máa ń sàlàyé kí ni hisabu mọ́ ẹ̀ lálàá sí burúkú nípa ọ̀rọ̀ káwọ́ oṣù kò sí ámọ́sù náà ṣogbọ̀ yìí ẹwà ni ẹ̀lẹ́fẹ̀ e, e, e, ẹ̀wọ̀n ni Yusuf mẹ́ ẹ́ eh? àdínù já á lè sàádà ti bashar bí a sọ̀láhù àbí wàlíntìfà ìṣàbùrì anuhun wà dọ̀rọ̀ wà kúlù amurin náàfihìn kọ̀dìṣára wà kúlù ma yẹ dúró na kọdmana kọwàid fikiyya so ilé ló clear ẹwà kú ṣe rẹ̀ tó yá sí fito a ẹwà wo sùn wọ́n wá wò lé ní in tó wọ́n bẹ̀ ní pé wọ́n ní gbogbo ìlọ́mọ̀ wò ta ló ń ran ṣẹ́ tó ń rárá kiri tó gbé ń bá wò má fi wọ́lá ìṣkàlù ọ̀lá ó dá bọ̀ tó bá lè wò kó ń ṣe dandan ẹ́ èmi wà lè wò ń lọ jòkó sílẹ̀ kìí ṣe dandan kò wò and then ó mú láwọn àyíká tí wọ́n sábà tètè rí wọ́n tó wọ́n ní kèèṣe microscope <laughs> tẹ́fì wo ìyẹn náà ru'yatul aini ni àmọ́ a ní in tí Islam takò ó ní alìhìsáàbù falaki alìhìsáàbù alìhìs kó lo ìyàtọ̀ àlá ẹlùmíà ní pé ẹ̀yìn náà tẹ́lẹ̀ ìlẹ̀mọ̀ lo microscope ẹ̀ kìníkà telescope nǹkan ìyàtọ̀ ń bẹ láàrin telescope àti alìhìsáàbù falaki telescope mọ̀ínù lásán ni lìláìd ojú náà ló fi ń wò nígbà tó bá sojú ẹ̀ dáadáa tó wá tún ojú ẹ̀ dáadáa yìí ni ó yà bí òye nígbà tó bá lo mọ̀kábẹ̀rù eh, sáútì àbí kílẹ̀ mọ́gbẹ̀ láti fi gbóhùn sókè ni kẹ́nìká ma fi gbé ẹran pé eh, bẹ́ẹ̀ náà lo mọ̀kábẹ̀rù sáútì àti ẹ̀ tí fi wọ́n fi rẹ́kọ́dì pé òun tí wọ́n rẹ́kọ́dì wọ́n kàgbé sí fún ẹ́sì gbèsè ká aláàrẹ̀ kí ni máa fífún ọmọkùnrin gbínẹ́sì gbé ìwọ̀n tó gẹ̀lọ́ ọ̀rọ̀ ìyàtọ̀ wà láàrin méjì èèyàn náà ni ó pè wọn ó wá lo ìyá Bilal a mọ́ gun orí Kaaba lọ láti pè òun káyẹ̀ lè bá ṣe kíni kan lè bá gbọ́ kí ẹ̀ bá ìyà tó wà láàrin ibẹ̀ èmi náà mo sì ń pè òun náà bẹ́ẹ̀ àbẹ́ ọ̀kọ́ má fi wà láì ṣkan oye báyìí àbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kí mo fi telescope wo oṣù ilé ìwọ́yọ̀ tó sí pé ìwọ wá lọ gbé another means entirely wá tí ó sínú ẹ̀sìn àtúwárí páwọn àfá àti gbógun jákí ní ẹ̀ ẹlùmíà ní kẹ alọmọ̀támọ̀bìká ní jẹ́ alọmọ̀támọ̀bìká ní jẹ̀jẹ́ alọ̀kan ní Brazil alọ̀kan ní Australia alọ̀kan ní Japan ewúlò àkíńbẹ̀lú pọ̀ lọmọ̀támọ̀rẹ̀ mọ̀tàmọ̀rọ̀ tí lẹ́sìmọ̀ sẹ̀sìn wa fún wa ní a ní súnà ti clear fún àwọn ní mọ̀tàmọ̀rọ̀ ṣe mọ̀tàmọ̀rọ̀ wa change sí ni àwọn mọ̀tàmọ̀rọ̀ ti pọ̀ láyé tó pé wallahi àwọn mọ̀tàmọ̀rọ̀ kùfúríyà ṣirikíyà wallahi mọ̀tàmọ̀rọ̀ tún rédè rédè ó pọ̀ ní ayé mọ́ gbà kan jẹ́ tẹ́nìkan máa rẹ̀ máa ṣe ọ̀ lè máa fi ṣe fákù fún èyàn tó bá gbẹ́sì yé ipò lọ mọ̀tàmọ̀rọ̀ kan àwọn olóòrùn mọ̀tàmọ̀rọ̀ àwọn professor àwọn academics mẹ́nibà alákadá academics ẹ́ kìníkẹ̀kìníkan ẹ́ aráṣẹ báàtù báàtù wọ́n ló ń ṣe ọ̀rọ̀ ilé wájọ́ ọ̀gọ̀ physics àbójọ́ ọ̀gọ̀ chemistry tó ń ṣe báàtù tó bá jẹ́ mọ̀ tábọ̀gùtáwà àfáà súnnà tí wọ́n gbẹ́sì gbé kalẹ̀ àwọn àfáà gangangangangan tí ń sá àwọn ẹni alù nínú àwọn súfí ni àbáwọn àṣáyíra ni àbáwọn mọ̀tẹ́sílà ni àbáwọn jahiliya ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbáwọn kùbúríà àwọn kùbùríyà náà ṣe mọ̀tàmọ̀rọ̀tù àwọn ṣíyà náà ṣe mọ̀tàmọ̀rọ̀tù èyí ò kanyà kẹ́nìkan mọ́ fi mọ̀tàmọ̀rọ̀tù kankan bí àwa mọ́dì sọ́bọ̀ àwa súnnà nígbà Muhammad sallallahu alaihi wasallam ní ká gbájúmọ́ so àbòsí tán ṣe fáwọn yẹn wàlá àbòsí ẹwọ́n láti tọ́ kí ni kan wà tẹ́mìtì ọdún tuntun bí àwọn yẹn ẹmọ́ta yẹn mọ́ ṣe ni súnnà ti gbójú ọ̀nà kalẹ̀ àwọn èèyàn ó sì mọ̀ọ́mọ̀ lọ change súnnà yìí mú wà gbé nǹkan mẹ́wàá tẹbá sọ fún wọn wà ní alìmọ̀ṣákọ́tú tẹ́jìbù tẹ̀sír mọ̀ṣákọ́ olú àmìkà lọ́wọ́ pẹ̀lú ojú òkè tó bá jẹ́ bẹ̀ náà ẹjá òsọ̀lá ẹmọ́ gbàtẹ̀jẹ́ ẹmọ́ ṣe ìsìbá èmi ò ṣe ìsìbá àti tó má padà gbé máa ṣe nǹkan wá tí mo bá wọ̀nyẹ̀ kí ẹmù wallahi mi ṣe ìsìbá àdẹ̀ alìmọ̀ṣákọ́tú tẹ́jìbù tẹ̀sír yóò báyìí ah, ah, káìtùmọ̀ ṣe báyìí káìtùmọ̀ ṣe báyìí ó ti lé ó lé ẹ́ ọwọ́ tí fi ń wa mọ́tò tí ó lé o ilé tó lóòrùn lè fojú oṣù ojú tó fi rí náà tó fi ń kalkulétì ìsáàbì ojú ìmí fi ń ṣe jálà bí o ìmí fi ń sóògùn gbogbo abúrú ní iṣẹ́ láyé ìpẹ̀lú ojú o wà lè fi wó o lè fi ogun tí ṣe súnnà ni Musa wá tààlì kan fún àbíkẹ̀lú mímọ̀ sọ pé ayé ànẹ́bì nù ẹláyé ànẹ́bì náà lójú modern làwáwà kásúnwà mọ̀kíní kan sáyẹ́nsì àti ẹ̀sìn kò sí tó kan sáyẹ́nsì pẹ̀lú ẹ̀sìn kò sí tó kẹ̀sì pẹ̀lú sáyẹ́nsì sáyẹ́nsì kọ́ lámọ̀ fi o ẹ̀sìn wa lámọ̀ fi wọn sáyẹ́nsì ọdún mẹ́rin kẹ sáyẹ́nsì mélòó mélòó nǹkan tó ṣe pé sáyẹ́nsì gbé wá tẹ́pẹ́ tààyé jọ láti di bọ́ǹkẹ̀ dànù big bang theory wà máa big bang theorem ankum bibaid ṣe big bang theorem nú ó jẹ́ ogbé yọ̀dá wọ́n ní kọ́ ìdá àṣẹ́ ni wọ́n láwọn tó rí wọn ò pé nàgbà big bang theorem ọlọ́lọ́ marí ọlọ́mí big bang theorem ṣe wá sí jẹ ha big bang theorem kí náà big bang wá wo ah eh eh eh ó pọ̀ báyìí nínú ti sáyẹ́nsì mú wa Allah subhanahu wa ta'ala kó ṣe rọrùn fẹ́ni kọ̀kan wa náà ẹka ka masáìlì ìtàn so ìrùn orí rédíò má fi gbàwẹ́ o má fi sínú o tí alfajirul sadiq alfajirul alkadib tó bá ti yọ ó sì lè máa jẹun lọ ẹmúta ilé máa ṣe ni before alfajirul kadib gan wọ́n ti pèrún tó ẹkún sí máa gbádùn lé ayé rẹ̀ lọ́ta wọ́n ti pèrún normally so tó bá ṣe ń jẹ sàárù kan báyìí ó yẹ kọmọ bàá mọ́sùkì straight ni sorry haola so ó jẹun tó báyìí tẹ́lẹ̀ abúlé masjid àmọ́ bí ó jẹun tó báyìí after one hour <laughs> àbí 30 minutes after 5 minutes yóò kàn nára lẹ̀ báyìí ohun sàárì bẹ̀rẹ̀ yóò kù di 12 o'clock bàbá ti nára oyíbáyìn àbí wọ́n ní nínú ẹ̀ ní pé ẹ jẹ́ ká mọ́ àǹfàní mi anna ta'jil wọ́n ní alkhoirul musharu ilayhi wa tibau sunna khoiru tán sọ fún yípo wà níbi ká mọ̀ tètè jẹ́ ìsinú yẹ kí ni khoiru ìtìbáru yesh as-sunna so ibá yà bí ká tẹ̀lé sunna ni ẹ̀yìn ọmọ yáwa nẹ́sìn ẹjẹ́kùn sunna nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam èyí tẹ bá sọ láàmù tàmọ̀rọ̀ tó takó sunna yíò kàwàá súnnà nàbì ló kàwà sẹ́ sallallahu alaihi wasallam ó yà bí ẹ̀hẹ́n naam wọ́n ni wala shakka annahu sababun khairi duniya wal akhirah fa fi sunan abi dawud la yazalu an-nas la yazalu din zahiran ma ajala an-nas al-fitr li anna al-yahuda wan-nasara yu'akhkhiruna al-iftar ila istibaki an-nujum wọ́n nítorí pé khairu ayé ń bẹ láyé àti yàmàlì kìí àmàlì fàmì kátẹ̀lẹ̀ súnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam hadithi tuntun wá gbé wáyé pé àwọn èèyàn níyàwó nígbò lẹ́ni tí ó máa lórí dáadáa lókùn bàtà bá tètè jẹ ìsinú because àwọn yahudi àtàwọn nasọ́rọ́ àwọn náà máa ń lọ lára ṣe yahudi nẹ̀yìn àbí nasọ́rọ́ ni ẹ má lọ ìsinú lára ẹ má lọ ìsinú ní àbí ẹ má fa ìsinú wá sẹ́yìn ẹ lọ́sàrí lára kódà ibi tí ẹ̀sí tún rọrùn dé tó bá ń jẹ sàárì lọ́wọ́ mọ́ sí pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì ó stop kó sọ́pà bí ọ ha hátà tẹ́kù dí hajjatak ó jẹun tí ń bẹ̀rẹ̀ mọ́tù lọ bù sínú pọ́ọ̀tù lọ so omi tó glass cup tó wà lọ́rùn ẹ̀ wọ́n kì ní má ṣe ìmsákò bó ṣe mú mi lọ báyìí wọ́n kò gbáyìí ó mú mi tán ó wà gbẹ̀kalẹ̀ ó mọ̀ bá ti lọ oúnjẹ tó wà lọ́rọ̀ rẹ̀ ó jẹ tán ó mú mi sí ó sì mọ̀ lọ bí so wọ́n ní ẹ̀sìn oníyàkù ní gbò láti mọ̀ jẹun tí ó hàn tẹ́sìn ọmọ borí lópin gbà tàbá ń yára jẹ eh, ìfisínú tàbí lọ́ra sínú ẹmọ̀dí ṣẹ́rínú àńlọ́ra jẹ sàárì adẹ̀ yára sínú ṣẹ́mọ̀ tó ṣẹ̀rẹ̀ ní pé ṣẹ́rí tí ìtumẹ̀ pẹ́sìn bẹ̀rẹ̀ sínú ẹ̀sí òṣò ó ní pé táwọn bá ń tẹ̀lé súnnà kódà níbi àndàkọ́ ìkòlò mọ́r wàṣọ́gọ̀ ìrọ̀ àwọn ọ̀rọ̀ tó wẹ́ oníkálùkù dúró pé súnà lágbùdọ̀ máa tẹ̀lé wàlá nínú tí ma ń jẹ́ kẹsìn borí nù ẹmọ tí yọ náà fàmọ́sọ ni tí ó ní tó ẹkí bóyó pọ́síbù tó bá fẹ́ kó mú rẹ̀ tẹ́kí bí yá súnà ló fi kó mú rẹ̀ ní ló súnà ẹwù kọ́ báyìí ibi táwọn lè kán ní ìmọ̀ tẹ̀lé súnà tó kí bí wọ́n sọ pé tẹ́bà lè máa tẹ̀lé súnà níbi àwọn kódà àwọn ọkọ̀ tó wẹ́ gẹba àwọn ọ̀dọ́ pé kódà ó fẹ́ gan lè tún ṣe bó ṣe wọ́ a ní kíni súnà ń bẹ kíni súnà bá ṣe ń jòkó súnà bá ṣe ń rìn súnà bá ṣe ń mọmí wọ́n tọ́ka lórí pé ó ti ń tẹ̀lé súnà níbi wallahi ta bá ń tẹ̀lé gbogbo tánàbí kọ wa àwọn ọ̀tá ò lè ẹbà borí wa láyé abadan àmọ́ tí ń ṣẹlẹ̀ ní pé àtẹ̀lé súnnà bóòlà sáfẹ́ sùgbìrì láyé àti lọ́run báyìí torí ọlọ́wọ́ bá àbí ọlọ́bà subhanahu wa ta'ala kó yẹ kó wà fàlá tẹ̀lé súnnà nẹ́bà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam so a àwọn àfàní sí pọ̀ nípa ọ̀rọ̀ àwọn obìnrin so tó bá ti kó bí tó bá ti di bíjọ sunday ẹlákẹ́ni kan rẹ̀mí létí nípa ọ̀dáfẹ́sọ nípa masala yìí torí àwọn ọ̀rọ̀ sí pọ̀tàfẹ́sà láyé mo fẹ́ fìyàn sí bí ìgbẹ̀yìn ní inshallah so nípa ọ̀rọ̀ wípé bóò ni ó sì máa ṣe àwọn obìnrin tí wọn ò lè gba àwẹ̀ bóò ni masala ti wọn so hadha wa أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته